بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من نفس واحدة وجعل منها وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوى الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد الكريم صلى الله عليه وسلم وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهديه إلى يوم الدين ما بعد adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin àwọn àgbàlagbà ní tí ẹ̀dá bá ma inú rò amọ̀pẹ́dú ní ìjókòtà sígbẹ̀yìn tí a dágbére fúnra wa aláàmà pàdé lẹ́yìn ọdún léyá ọlọ́wà fún aláǹfàní náà ó ní kí ọdún náà báwaláì báwaláyè a sì sọdún ayọ̀ asọdún ìdùnnú alhamdulillah o ń bẹnu wa tó sì rìn àjò lọ sí ilé alọ́dáadáa abọ̀láyọ̀ adúpẹ́ fún ọlọ́run alhamdulillah àwọn náà táà trapu táà wà ní bí táà wà ń bí àti ẹlọ náà bá wa dáadáa alhamdulillah àwọn abẹ́ ọlọ́run kó gbà ní jọsìn wa àmín abẹ́ ọlọ́run kó má ṣe ní òpin ọdún tàà sí láyé àmín abẹ́ ọlọ́run ọlọ́run bá lékẹ́ ọlá kọlọ rẹ̀ mi wá lórí dáadáa àti Islam gẹ́gẹ́ bí ètò ìdánilẹ́kọ̀ọ́ wa yìí tí a ń pè ní àgbóyí ẹbí al àwa ń gbàgbọ́ iye ẹbí kò tí tí jẹ ẹbí táà lè pèlẹ̀ bí rere illa bizawaj awi nikah illa bizawaj awi nikah o náà ni ká so ọkùnrin àtobìnrin pọ̀ ní ìlànà ẹ̀sìn ní jẹ ẹbí rere inú ẹ̀sìn àwa mùsùlùmí tó sì bẹ̀rẹ̀ láyé anábi adam alayhi salatu wassalam ní gbogbo ọjọ́ jímá tẹ gbogbo ìgbà tí àwọn àfáà wa tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ nílé ń yàwó nílé ń súná ọmọ ní ní gbogbo kíbi tá ní kí bá wa sọ̀rọ̀ a ní àwọn àjogúnbá kan tá ń pè ní khutbatul hajja khutbatul hajja tó yí pé láti ọ̀dọ̀ ànábì láti ogún ẹ̀ kó tó di pé a bá kátó khutba hajja délẹ̀ inú àwọn ayà táyà máa ké fún àní suratu nisa ayà àkọ́kọ́ tọ́lọ́bá yìí pé ya ayyuhan nasu ttaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida ọlọ́la pé ẹ̀yin èèyàn ẹ̀páyà ọlọ́ọba yìí tó dáyín látara ẹ̀mí kan waja'ala minha zawjaha látara ẹ̀mí yìí o náà ló ti gbéyàwó rẹ̀ jáde wa bassa minhuma rijalan kathiran wa nisaa ọlọ́ọba Allah ó wá ń sọ wáyé pé látara àwọn méjèèjì ọlọ́nlọ́un fọ́n síta àwọn ọkùnrin tó pọ̀ àtòmìn tó pọ̀ wattaqullaha alladhi tasaaluna bihi wal arham ọlọ́ọ̀bá Allah ó ní ẹ̀páyọ ọlọ́ọ̀bọ̀bọ̀ Allah tẹ́ ma fi bẹ̀rẹ̀ yín ẹ̀páyà okùn ẹbí tẹ́ ma fi bẹ̀rẹ̀ yín ẹ má إن الله كان عليكم رقيبا ọba tí ń bá yín sọ̀rọ̀ yìí ọba tí ń bá yín sọ̀rọ̀ yìí ó jẹ́ ọba tí ó mọ́gbọ́n tẹ́ ń ṣe táyà yẹ wà kálàkà ó lápẹ̀yàn mẹ́ẹ̀dẹ́ nìyàn ittaqu rabbakumul ladhi khalaqakum min nafsin ọba tó dán látara ẹ̀mí kan wa khalaqa minha zawjaha ó dá látara ẹ̀mí ìyàwó ẹ̀ wa batha minhuma rijalan kathiran wa nisaa

kò sí àṣegbé fún bẹ́ẹ̀ bá ń gbangba ọmọ bẹ́ẹ̀ ṣe ń kọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ ṣe ń ugbó ọmọ bẹ́ẹ̀ lójúmọmọ ọmọ ọba ni fún ọlọ́ọ̀bá náà torí dé léyìí fáwádá wà ní ìjókòó tó a rí pé àwọn nǹkan tá ti ń bá bọ̀ tẹ́lẹ̀ nínú àwọn ẹ̀kọ́ lórí tá ń pè ní fíkìl òsùra o náà la sọ ní ṣókí léni rí agbègbè tí a fẹ́ yẹ̀wò lé ní agbègbè pàtàkì ní agbègbè ńlá ni ọlọ́bá yìí pé أهداف وغايات الزواج أو النكاح kí ni ibi tá a fẹ́ lọ náà لا في torí kí la fi níyàwó tó kí la fi لماذا شرع الله سبحانه وتعالى الزواج لماذا نتزوج لماذا لماذا نتزوج ó ní kí ló dé tọ́lọ̀ ń gbé kalẹ̀ ká máa fẹ́rẹ̀ ẹni ká níyàwó ká lọ́kọ why question ni torí kí ni a fi níyàwó tó kí láà fi lọ́kọ ìbéèrè béèrè ńlá ni pàṣẹ wà ń bí nìsìn tí a bá ní ká dáhùn béèrè yìí ní ti kàrùkọ́ ma sọ lè jọ tọ́ọ̀tọ̀ àwọn àfáà náà dáhùn oríṣiríṣi káwà gbọ́ ìdáhùn táwọn àfáà dáhùn àwọn tí a kẹ́kọ̀ọ́ nípa ètò ìlànà ìgbéyàwó wọ́n bẹ̀rẹ̀ báyìí pé innahu la yakfi husna اختيار شريك صالح أو الشريك الصالحة لبناء البيت السعيد wọ́n ní kò tó kò tí tó fún ọmọ nìyàn kọ́sẹ̀sà ìyàwó rere tàbí kọ́sẹ̀sà ọkọ rere láti gbélé alárinkalẹ̀ inú àwọn usus tààgbà ma fẹ́yàwó o ní kíyàn sẹ́sà ìyàwó rere tàà ń pè ní ìyà rere fún ọmọ rẹ̀ kó sẹ́sà ọkọ rere tàà ń pè ní bàbá rere fún ọmọ ọkùnrin ó sẹ́sà ìyà rere fún ọmọ obìnrin ó sẹ́sà bàbá rere fún ọmọ láti gbílé alárin kalẹ̀ àwọn àbá wá ní òtí tó kò tí tó náà bal la budda ma dhalik min wad'i ahdafi hasanatin khiyara khiyara lizzawaj wa li bina'i albayt wọ́n lẹ́yìn náà ó ní pé ó ti di ọ̀ranyàn fún ọkùnrin tó fẹ́ fẹ́yàwó fún obìnrin tó fẹ́ lọ́kọ kó gbé kalẹ̀ àwọn àsìntà táwọn òyìnbó ń pè ní aims and objectives ó sì kéne aims and objectives ń láti gbé kalẹ̀ wọ́n wá lọ́gbọ́jọ́ jẹ́ hasana khiyara àwọn asùn dáadáa tó jẹ́ asùn ta ti ẹ̀sà láti fi pé mo fẹ́ fẹ́yàwó mo fẹ́ lọ́kọ àti láti fi gbé ilé kalẹ̀ وذلك ليكون بناء البيت محكما قويا شامخا wọ́n torí díẹ̀ ní ó jẹ́ kí ilé tàà fẹ́ kọ́ yìí kó jẹ́ ilé tó dúó dédé tàà kọ́ dáadáa tó sì nípọn blọ́ọ̀kù strength dùn yẹnrìn tàà kó yẹnrìn rere ní kó wá nípa kó sì ga náà láyàtà záàzáwú lè hazzáti àhọ́wà wọnàzàwàt wọnàzàwàt wọl'agrọ́d àṣàksíyà tó ipé kò wá ní sáyè fún rúlé bẹ́ẹ̀ kó wá ma mì kó má dúró látara ìjì ìfẹ́nú tí máa bẹ lára ìyàwó àtọkọ àti èròǹgbà ọmọnìyàn pé àwọn dáńpé ní personal benefits tó gbégbà mí ń bẹ onímọ̀ dalérú èmi ọkọ nǹkan báyìí ni mo fẹ́ fún ara mi tí jàǹfààní èmi ìyàwó nǹkan báyìí ni mo fẹ́ tí jàǹfààní tí ó wà ní jẹ́ kí lé tò tó pé tí ọkọ ń demand ìfẹ́ ló fi demand yẹ̀ jẹ́ wọ́n demand ìfẹ́ ló fi ń demand ẹ̀ tó ń fẹ́ lọ́dọ̀ ọkọ ìfẹ́ ẹnu ni tó ń fẹ́ lọ́dọ̀ ẹwà ìfẹ́ ẹnu ni tí ò ní sáyé bẹ́ wala yatahaddamu li awatiki shahawati tari'a tó sọ ipé bákan náà irú ẹbí bẹ́ẹ̀ tàbá gbé kalẹ̀ ti ẹbí wò kò ní lè ráyè tẹ̀hìbù mi ni húnà wà húnà tí ọmọ fẹ́ ní fẹ́lọ̀ gbàmí bá fẹ́ra wa dáadáa lọ́nà tó dáa tàbá lọ sà ìjẹ́ ayé òde gbàmí bá gbéyàwó lọ gbàmí bá gbọ́kọ̀ lọ gbàmí gbà méjèèjì lọ àwọn ọmọ bá mọ́ bẹnu wàhálà torí pé ọkọ àjọ fi hudu iwa sukun lẹ́yìn náà ìsẹ̀mí ilé ayé ìdába ti wá sọ́gbọ̀ àwọn nǹkan wọ̀nyí ìsẹ̀mí ìgbésí ayé inú ilé yẹn yóò a máa lọ déédéé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti fararọ kò ní sáriwo nínú ilé yẹn gbogbo ojú omi òtó inú ilé yẹn kò sáàjára ẹniyàn inú ilé yẹn kò sí pé à ń kò ní sáriwo gbọ́mọ̀ ní rọwọ́rọsẹ̀ ọlẹ̀ لهذا وذلك رأينا من الأهمية بمكان أن نذكر هنا أهم تلك الأهداف التي تجب أن تكون واضحة أمام أمام المقدمين على الزواج وعلى بناء البيت السعيد wọ́n torí díẹ̀ gbogbo dára sọ ìláfẹ́ àríkò sí pàtàkì kí a jẹ́ kí láti sọ fún wa àwọn tó ṣe pàtàkì pàtàkì pàtàkì inú àwọn ìdí táa ma torí ẹ̀ níyàwó inú àwọn ìdí táa ma torí ẹ̀ lọ́kọ kí ó hàn sí mo fẹ́ lọ́kọ mo fẹ́ níyàwó àti àwọn bá fẹ́ lọ́kọ ọkọ àti àwọn mo fẹ́ afẹ́fẹ́rẹ́ ní kó lè hàn sí wọn kó má pamọ́ fún wọn kí wọ́n lè bá rí filọ́lẹ̀ ilẹ̀ alárinrin ilẹ̀ alárinrin eléwà rẹ̀ ọkọ̀ tó fẹ́ fẹ́yàwó yóò ṣe kíni yóò ma ìyàwó tó fẹ́ lọ́kọ yóò ṣe kíni bàbá ìyàwó tó fẹ́ kíni bàbá ọkọ tó fẹ́ fẹ́yàwó fọmọ ìrún ṣe kíni lè ọ̀pọ̀lọpọ̀ wa là ń fẹ́ra ẹni àníyàwó à ń tó ṣe pé àwọn àsùntà yìí pamọ́ fún wa ẹlòmíì níyàwó kó lè bá ẹjọ́ nìkan ẹlòmíì lọ kó lè bá for enjoyment fún gbádùn nìkan náà ni mo fẹ́ tó mo fẹ́ gbádùn ni o kò jú bá náà lọ tó bá ìpé tí wá ń retí ẹ̀kọ̀ bá wá rí wà ló sẹ́kẹ́ torí díẹ̀ rí pé mùsùlùmí fíkìlù usra a ma gbàgbọ́ ni tí bá ti pè nǹkan ní aims objective tí bá ti pè nǹkan bẹ́ẹ̀ nínú èdè ìgbàlódé ohun tá ma sòsùn wọn tá gbé kalẹ̀ láti gẹ́ni ohun láàbí ma sòsùn wọn tá bá gbé kalẹ̀ tá ń ṣe tí a bá dá skúlẹ̀ wọ́n á bí ìlọ́ ẹ̀pẹ́ kí ni aims and objective ìyẹn ni ó sọ bóní skú yẹn lọ tàbá fẹ́ kọ́lé aládìníkíní aims and objectives afẹ́kọ́ mọ́sálásí láti ní aims and objectives afẹ́kọ́ hospital láti ní aims and objectives afẹ́kọ́ ilé tá ma gbé aims and objectives àsùntá láti wà fún náà ní kíni plan lẹ́yìn hmm. kíni a ní kíni plan lẹ́yìn tẹ́fẹ́ kọ́ ẹwà tó three bedroom flats alifuwe two bedroom alifuwe duplex alifuwe duplex abalifuwe ni alájà kan la fẹ́ kọ́ abalájà méjì torí díẹ̀ bọ́rọ̀ gbìyàwó náà sẹ́rẹ̀ nù ṣùgbọ́n wa kan ní ìsìn àti kó sínú ẹ̀ àti ẹ̀mọ̀ pé kan jẹ́ ìmọ̀ objective yẹn náà látúnṣe ó sì kíni òní alátúnṣe ọlọ́mà sọ̀rọ̀ ní alùkọ́ ní ilá ma sàlàfà níyẹ ti lọ ọ̀fẹ́ kíyàn tún sínú tí ó bá ipé inú tàà fẹ́ ma kàyó sínú èròǹgbà rẹ̀ ń jọ́tọ̀ ń fẹ́yàwó kò sínú èròǹgbà rẹ̀ tọ́ ń lọ́kọ wà fi kún bá ọlọ́wọ́ tí ìgbẹ́ ọlọ́pọ̀ tí níyàwó tó bá fẹ́ fẹ́yàwó ní sọfẹ́ lọ́kọ nísìn ló wà gbé síwájú hmm. ó ti níyàwó kan tẹ́lẹ̀ pọ́jọ́lọ́n ti mú sọ́dọ̀

wa nuhaddiduha bil ahdafi al atiya àkọ́kọ́ àkọ́kọ́ pé tó gbọ́dọ̀ wà ní ẹ̀mí ẹni ó fẹ́ níyàwó àtẹ́tọ́fẹ́ lọ́kọ tó jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ táwọn sọ ìtàlà ń bá sọ̀rọ̀ mùsùlùmí àmbá Khalid àti Shakirat láti gíní? lámbá sọ̀rọ̀ abdullahi àti sofia láti kíni tàbá sọ̀rọ̀ mi ò bá sẹ́gun àti tó sọ̀rọ̀ tó bá fẹ́ yá ló mẹ́lòkú káwọnùka musulima ìjẹ́ musulmi ẹ̀ láfíbẹ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ tahqiqu sunnati al-kawniyyati wal-fitriyyati ar-rabbaniyya aha ìdí àkọ́kọ́ nu no afẹ́ fi lọ́lẹ̀ afẹ́ fi rinlẹ̀ súnà tọ́lọ ń dámọ́ gbogbo nǹkan èmi Ibrahim tí mo fẹ́ níyàwó èmi Aisha tí mo fẹ́ lọ́kọ àdámá tọ́lọ ọba dámá gbogbo nǹkan àdámá kálọ́kọ káláyà tó dámá gbogbo nǹkan èmi náà fẹ́ kó rìnlẹ̀ nú gbèsè ayé mi tó kù láyé òwúrọ̀ akíkọ̀ọ́ wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ ní gbèsè ayé mi kí n tó lọ takik náà wàzàwòjíyàtú súnnàtú min súnnàni láhì lẹ́tì kọ́mọ̀t aléhà úsùsùl hayat fi jẹ́mí ma khalaqallahu min kainat wọ́n tó rí díẹ̀ ká lọ́kọ lórí ètò gbésẹ̀ ayé lórí gbogbo nǹkan pátátọ́lọ́ndá a mọ̀ nǹkan náà a mọ̀ lórí gbogbo nǹkan tọ́lọ́run bá dá lúgbẹ̀lẹ̀ lórí ẹjá o suratu Yasin àyà 36 kagbọn tọ́lọ́run bọba alékẹ́ọlá tí ó sọ fún a inú àyà yìí àti suratu Dhariyat 49 náà سبحان الذي خلق الأزواج كلها ọlọ́ni mọ́ fún wọn ọlọ́run tó ń dá gbogbo nǹkan lákọ lábò ẹ̀lẹ́ azwaja kullaha mimma tunbitul ard ìbẹ̀m̀bẹ̀ inú nǹkan tí ń jáde nínú lẹ̀ tí lẹ̀ ń hù jáde lákọlábò lẹ́fìrí mọ̀sánmọ́sán gbogbogbà tẹbádọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n lè lè akọ òbí lélè ilé abo obìnrin ilé akọ ọ̀bẹ́pẹ ilé abo ìbẹ́pẹ wọ́n wa min anfusihim bákan náà nínú ọmọ ẹ̀dẹ́ ni ohun tún dáwọn lákọlábó láfi rọ́kùnrin láfi róbìnrin abẹ́ rọmọ ẹ̀dẹ́ èèyàn kan tẹ́ẹ̀ni rọ́kùn tẹ́ẹ̀ni róbìn náà wà mímá láyà alẹ́mú bẹ́ẹ̀ náà làwọn nǹkan mí ń bẹ̀tọ́ mẹ́ẹ̀dẹ́ èèyàn ò tí ma wọn ò lè débẹ̀ tá yóò fi parẹ́ àwọn ọlọ́ọ̀bá dá lákọlábó nígbàtí ma dàgbàsókè tí wọ́n fẹ́ discover iná electric àwọn ọ̀jọ̀gbọ́n ìmọ̀ science wọ́n ní wáyà méjì ọ̀kan abo ọ̀kan akọ negative and positive negative and positive méjèèjì láàfi kanra wọn kí iná tó lè wà Allahu Akbar méjèèjì kí ni méjèèjì láàfi kanra wọn kó tó wá di energy àbí power láìsí bẹ́ẹ̀ iná lè wà Allah Akbar bẹ́nà nílé ayé ò lè tò fọ́mọnìyàn tí ó bá ṣe ètò gbéyàwó ọkọ àtayá bọ́lọ̀ sí tónù gbogbo anìsìn ya bá àgbàdo a máa jẹ àgbàdo àgbàdo tó ń wo náà wọ́n fẹ́ra wọn Allahu Akbar wọ́n ni kálúwà ń gbà fẹ́ra lọ́yàtọ̀ ẹni tó bá sa Greek àwọn òdòdó afẹ́rẹ́ náà ma gbé sórí ọkàn òdí ayà ní alùkwárí kẹrẹ tí ó bá gbé náà ọkàn sórí ọkàn kò ní kò ní sàgbàdọ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ òdí ọ̀rọ̀ ni bí kàkú ṣe ń fẹ́ yàwó ṣe ń lọ́kọ òdí ọ̀rọ̀ ni bá díẹ̀ náà ṣe ń sáyá tẹ́ ń sọkọ láyá òdí ọ̀rọ̀ ni olóngbò ńkọ́ pẹ́pẹ́yẹ ńkọ́ Allahu ajá ń kọ ẹlẹ́dẹ̀ ń kọ́ ètò ọlọ́run bá nù ó wá sítọmọ èèyàn lọ́tọ̀ tó pọ́mọ ẹ̀díyàn lọ ga nínú àwọn àwọn alim àwọn àgbáyé tó ń bẹ àgbáyé mẹ́ta ló tóbi jù alamle ins àgbáyé ọmọ ìdẹ́ ènìyàn alamle malaika àgbáyé àwọn màláíkà alam ni jinnu wa shayatin àgbáyé àlùjànnú àtàwọn èṣù àwọn ni al-awalim al-raqiya àgbẹ́ tó ga Allahu bó sọ wá rí yìí àwọn ọmọ ìnìyàn wá jù Allahu Akbar suratu 70 ẹ̀rì walaqad karramna bani adam walaqad karramna bani adam ọlọ́nlá wa ni apá apá ọmọ ànábì adam lé èmi àti ẹniyẹn tí a bá ní kárùmà ọlápàálẹ́nu láàzìmí ni kárùmà ọpọ̀lẹ́ tó pọ̀ walaqad karramna adam àwọ ọlọ́run la gbé àpẹẹlẹ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn wa hamalnahum fil barri wal bahr agbọmọnìyàn láàyè kó lè sẹ̀mí lórí ilẹ̀ kó lè sẹ̀mí lórí omi wa razaqnahum minat tayyibat àwa mimman khalaqna tafdila àwa pọ́n ọmọ ànábì ádámà lé lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tàádá ní àpọ́nlé tó pọ̀ ah àmàdúgbẹ́ fọ́lọ́n alhamdulillah ẹ̀rì al-insan mukarramu inda rabbih ọmọnìyàn ni àpọ́nlé ní lọ́dọ̀ Ọlọ́run láìwo èdè láìwo àwọ̀ láìwo ìran láìwo ẹ̀sìn láìwòlú kàwọnú ìsáná tó jẹ jọmọ́ ní àmùkọ̀rọ̀ ẹnikini ẹni àpàlẹ̀ ni tàbí Suratu Zariyat aya 49 ọlọ́run tó fẹ́ fi rinlẹ̀ pé a ní gbogbo nǹkan tó ń dá o ń dá lákọ o ń dá lábo ẹ̀rì Zariyat 49 ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ọlọ́gbogbo nǹkan pátá láwọn ọlọ́ndá méjì méjì bọ́yẹ́ ti bẹ̀rẹ̀ tí ọlọ́n torí díẹ̀ láàfíwárí tọ́lọ́n fi sí àrọ mẹ́ẹ̀dẹ́nìyàn fitratu rọ́gbàtù fi àdámà pé mo fẹ́ fẹ́yàwó mo fẹ́ lọ́kọ tí èyàn máa jẹran rẹ̀ èyàn máa síkẹ́ ni èyàn máa jẹran rẹ̀ torí pé inú ẹ̀ nìfẹ́ mo fẹ́ gbádùn mínú ẹ̀ lọ́wà inú ẹ̀ nìfẹ́ ìmínà fẹ́ bímọ inú ẹ̀ nìfẹ́ wà torí díẹ̀ ẹ̀sìn Islam àwọn àfáà sọ pé dínú fitra ẹ̀sìn àdámá ni ó wá respect àdámá ìmọ́mọ̀ ènìyàn lára ó wá ṣètò lànà bí ó ṣe níyàwó ó ṣètò lànà bí ó ṣe ní ọkọ tí ìgbésẹ̀ ayé rẹ̀ tí ó fi tò tí ó fi lárinrin ìdí kanu nínú àwọn ìdí táà sí kíní lọ́kọ táà níyàwó ìdí ẹlẹ́ẹ̀kejì tẹ̀kìwínú lè ó sọ́rọ̀ tìlì mùsùlùmí takwinul usratil muslima láti gbé kalẹ̀ ẹbí mùsùlùmí èmi náà fẹ́ fi ẹbí mùsùlùmí lọ́lẹ̀ muslim family hmm. islamic home ènìyàn <laughs> orí nǹkan kéde just family òun láti qualify rẹ̀ pẹ̀lú gbólù islam al-usratu al-muslima alìbẹ́ẹ̀tù lè muslim tekwin alìbẹ́ẹ̀tù lè muslim tekwin usrat al-muslima mo fẹ́ fi ẹbí musulmi lọ́lẹ̀ ẹ̀rì àníyànú ẹni wá fẹ́ fi ẹbí musulmi lọ́lẹ̀ tó bá jẹ́ ọkùnrin irú náà ma wákìí ìyàwó mùsùlùmí tó bá jẹ́ obìnrin tó bá fẹ́ lọ́kọ orú ọkọ iná mọ̀ wá kí ọkọ tó jẹ́ mùsùlùmí ò sí láì ẹ̀rì lẹ́ẹ̀fì rí inú suratul Baqara suratul Baqara aya Quran chapter 2 verse 221 gbófin ọlọ́run wala tankihul mushrikati hatta yu'min ọlọ́run ní ẹ̀yin ọkùnrin etí yí mélòó láìláyìn ẹ gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́bọ lóbìnrin àyà àfikọ́ ọgbọ́ni ẹwọ gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́bọ lóbìnrin àfi nígbàgbọ́ ní Ọlọ́run nígbà lẹ́ẹ̀kan lọ́dọ̀ àwọn ọmọ ya wa pé torí kílà fi ń fẹ́yàwó nítorí pé ẹ̀sìn ni pé ìbáadà ni ọ̀rọ̀ gbéyàwó ọ̀rọ̀ ìgbàgbọ́ ni àkídà wà ń bẹ ọlọ́ni fẹ́ ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ọlọ́run kó dà níjọba ń sọ yìí tó yí pé ọ̀tọ̀ lọmọlábí ọ̀tọ̀ lẹ́rú kẹwàá wà lágbó kan kẹ́nìkan jẹ́ ẹlẹ́bọ lóbìnrin kẹ́nìkan sì jẹ́ ẹrú lóbìnrin ọlọ́run ní ẹrú tó gbọ́lọ́wọ́ bá gbọ́ lóbìnrin yẹn bó ṣe kéré níyì láwùjọ tó ó sì lóore fún yíyú kẹ́ẹ̀lọ fẹ́ lẹ́bọ tọ́jọ́ ọmọlúàbí lọ kódà kó ṣe yí lójú òyìn à ìran rẹ̀ ìran rere ni wọ́n tún lówó inú ran wọn o náà wá ní ẹwà tí èbá rí tí wọ́n fẹ́ lè dákú lọ́nà ẹmójúkó mẹ́ ẹsẹ́ gẹ́ni ẹmójúkó mẹ́ ẹsẹ́ pípẹ́ tẹ́ rí ẹlọ fẹ́rú yẹn látàpọ̀ gbọ́lọ̀ bá gbọ́ ولا تنكحوا المشركين حتى يؤمنوا bẹ́ẹ̀ náà yìí dẹ́ máa fi ọmọ lọ́kọ ẹnìkan wọ́n lọ fẹ́ fi ọmọ yín ẹ wá wádìí kìí ṣe mùsùlùmí Ọlọ́run lè gbọ́dọ̀ fún níyàwó ẹ̀kọ́ lọ́gbọ́lọ́gbọ́ ẹgbẹ́ gẹ́ni àfikò lọ́gbọ́lọ́wọ́n bá gbọ́ ẹ̀rí gbogbo lẹ́ máa gbọ́ Umu Sulaim Umu Sulaim nílùú Madina Abu Talha ẹlẹ́bọ ni ló bá rí Muslim olóòfẹ́fẹ́ o Muslim ti gbà Islam ló bá kọ̀nú sí tí a bá sọ pé èyàn lówó láyé ìlú Madina ìgbẹ́ bá ìka olówó mẹ́ta ẹka Abu Talha ló bá lọ kọ̀nú sí Muslim ṣùgbọ́n mo wù báyìí ó ní mi ò lè fẹ́ ọ ó ní kí ló dé lánàkà mushrik pẹ̀lẹ̀bọ̀ ní ẹ́ ó bá lójijì mi ò lè fẹ́ tó pẹ̀lẹ̀bọ̀ ní ẹ́ ìmí tí wà fẹ́ fẹ́ <laughs> ẹ́ ó ti mọ̀ tó máa tó bá fẹ́ máa sí kíní wádìí mùsùlùmí Allahu Akbar àbútọ́lé àlọ́ rú òdé mo fẹ́ gba Islam Allahu Akbar tí ẹsẹ̀ síláàdì tàn jẹ́ tó rẹ̀ náà bẹ̀lẹ̀ ìjẹ́ máa ń tàn yẹn jẹ́ hmm. àbútọ́lé ní ashhadu an la ilaha illallah wa rasulullah la ilaha illallah muhammadu rasulullah fásilama abu salama ní musulun bá jẹ ní hu ó sì gini olóhun gbọ́ òun sì gbà ló wá bí musalama léèrè pé kí ló fẹ́ gbà gẹ́gẹ́ bí owó orí àfi tí musalama bá dákọ àbí musulun tí ó bá dákọ ní òní fún mùsùlùmí pé mi ò gba wá náírà lọ́wọ́ ẹ̀ ìsìláàmù ka mahari ìsìláàmù tó ṣe yẹn náà ni mahari mi kabirullah kò gbówó lẹ́ ó fi ìsìláàmù tó ṣe ẹsẹ mahari tó kútúrú ọlọ́run ni wọ́n fi fẹ́ra wọn àbútọ́lù náà wá sí islamu títí oun pẹ̀lú muslim rọ́dí allah ta'ala ni huma wà ní sọ́hábà ti ajma'in Allah la ilaha illallah